إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله adúgbẹ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó ṣe wá ní a musulmi ó tún tọ́wà sí ojú ọ̀nà ìwá ìmá nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala eléyìí orí ọlọ́ọ̀bá tó gagan ni o an tọrọ àlékún kí a ti gẹ́ra ọba fún annabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé rẹ̀ àwọn ará lé rẹ̀ àti gbogbo ẹni tí ó máa tẹ̀lé títí tí ayé òní fi jáyé ma ní ọ̀rọ̀ lẹ́yìn pẹ̀lú yọ̀ndọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a ó tẹ̀síwájú láti máa kà ara wa láti máa gbéyẹ̀wò tírà Takhilul Aynayn tí wọ́n fi ṣe àlàyé àkídàtú al-imamaini ar-raziyayn ibi tá wá dé òun náà ni ibi tí wọ́n ti sọ pé wal-murji'atu mubtadi'atun dullal wọ́n ní lọ́mọ nípa àwọn murji'a àwọn murji'a so mubtadi'a ni wọ́n aládádálẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run ni wọ́n olùdá àdádálẹ̀ sí sínú ẹ̀sìn ọlọ́run ọba ni wọ́n dùláàl ẹni ànú gbáà ni wọ́n so a ti wá ń ka àlàyé Sheikh Ubaid lórí ọ̀rọ̀ tí a Abu Ibn Abi Hatim tó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ Abu Hatim so a Muhammad ibn Idris àti ọ̀rẹ́ bàbá rẹ̀ sọ́hìbù bàbá rẹ̀ Ubaidullahi ibn Abdul Karim Abu Zur'a so Sheikh Ubaid ti ń sàlàyé rẹ̀ lọ wọ́n ti ń sàlàyé fún wa lọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí wọ́n kọ́ bẹ̀rẹ̀ nípa pé ìmọ̀dákọ̀ àwọn bídá ìsinmá ìkìlọ̀ fún wọn kò sí tó burú ń bẹ̀ wọ́n sì sàlàyé pé al'umma nabi méjì náà ló pín sí àwọn mùsùlùmí yálà àwọn tí wọ́n wà lórí òdodo àbáwọn tí wọ́n wà lórí ànù so wọ́n wá sọ pé débi tí wọ́n ti wá sọ pé ìdí tí àwọn àyíma àwọn arọ́ziyin àwọn ahmad ashafi'i malik àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n fi ma ń dáyàkọ ìdákọ àwọn bídá ìsàlàyé ìṣesí wọn ìyẹ̀nà náà bọ́n sì jẹ́ ìdí méjì ni aláwọ̀kọ́ nítorí kan bá fi lè dáàbòbò al'umma yìí so níbi aburú àwọn bídá yẹn bákan so that àwọn yóò fi lè jìnà sí wọ́n tẹ̀síwájú wọ́n ní zakara huna sheikh ibn abi hatim wọ́n ní níbi bayo ibn abi hatim so wọ́n ní ó gbawa an abihi látọ̀dọ̀ bàbá rẹ̀ wa abi zura àti abu zura ar wọ́n ni rahimahu allahu aljami' kọ́nà ọba kó kẹ́ gbogbo wọn pé almurji'a wọ́n ni àwọn murji'a o wa hiya awwalu firqatin tamurru bina fi hadhihi ar-risala wọ́n ni òun ni ìjọ alákọ̀ọ́kọ́ ìjọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń àwọn àjọ àwọn àjọ lọ́wọ́ gbẹ̀yìn yìí wọ́n wá àwọn ẹgbẹ́ àwọn àti àwọn tí wọ́n nù kó omi súnnà ni wọ́n gbà lérò pẹ̀lú ẹgbẹ́ ọ̀ so ní pé àwọn oríjí àwọ̀ awwalu firqa òun ìjọ alákọ̀ọ́kọ́ tamurru bina fi hadhihi risala tún kọ̀kọ́ dákọ níbi nínú aqidatu raziyani ní tó ń sọ ní ọ̀ tún kọ̀kọ́ dákọ nínú tíra yìí ni <clears throat> látara ìrìjáàlù ti wá <clears throat> wọ́n ni wal ìrìjáàhù ma'anáhù fi lugha wọ́n ni ìrìjáà sírí lédè larbawa at-ta'khir kíyàn sí kíni kíyàn sún kasẹ́yìn ìtumọ̀ ìrìjáà lédè larbawa òní kíyàn sí kíni kíyàn sún kasẹ́yìn yuqalu arja'ahu yurji'uhu mo sọ pé kíni ó sún sẹ́yìn yurji'uhu in sun sẹ́yìn yóò sun sẹ́yìn wa qala yurji'uhu so idha akharahu an rutbatihi wọ́n ni tàbá ṣe kí ni tàbá sun sẹ́yìn kó nípò rẹ̀ aw makanihi àbáyé rẹ̀ aw mahallihi àbí ipò rẹ̀ wọ́n ni qala ta'ala wọ́n ni rọ́ọ̀bá tó gajulọ́nsọ̀ fima qassahu alayna níbi nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ìtàn rẹ̀ fún wa min khabari musa nínú ìròyìn annabi musa sallallahu alaihi wasallam wa khabari aduwihi fir'aun àti ìròyìn ọ̀tá rẹ̀ fir'aun alaihi la'anatullah ibi dandan ọlọ́wọ́ bá ìpé rẹ̀ su kuma ba hina shawara la'ima al-la'in so nígbàtí ẹni ẹni ìyẹpẹrẹ yìí ẹni èpè yìí ẹni làánà yìí nígbà tó ṣáwárà mẹ́lẹ̀ àhù àwọn káúnsílì rẹ̀ àwọn káúnsílì rẹ̀ ma yúsnà bí Musa wa akhi wa waziruhu Harun níbi kí ni káwọn ṣe fún nabiyullahi Musa alayhi salam àtọmọ̀ rẹ̀ àti waziru rẹ̀ ẹni tó jẹ́ alágbàtẹ̀rù rẹ̀ àbí igbákejì rẹ̀ Harun qalu wọ́n sọ pé arjih wa akhah arjih tí wọ́n sẹ́yìn náà báyìí àbí dìlé sọkọ́kọ́ ma lọ náà wa akhah àti wọn àti ọmọ ya rẹ̀ yani akhir amrahuma sọ fún wọn ká dìlé alamari wọn so wab'ath fil madaini hashirin sì wá sí kíni sì máa wá káàkiri nínú ìlú tó mọ̀ gádàjọ so àwọn kíni àwọn ló fẹ́ gádàjọ àwọn òpìdá so ìtumọ̀ ìrìjá lédè lárúbáwá òun ni kíyàn sí kíni kíyàn push nǹkan back kíyàn tí nǹkan sẹ́yìn so kíyàn tí nǹkan sẹ́yìn so wọ́n ni wal ìrìjá fi mustalahi ahli shar'i wọ́n ni ìrìjá nínú ah, mustalah ah, shari'a هو تأخير العمل عن الإيمان أوني كن يسون يسكو كن يسون يسسن يكون بإيمان كن يسون يسكون بإيمان وإخراجه من مسماه كن يسون يسكون بإيمان so كن يسون يسكون بإيمان كن يسون يسكون كن يسون يسكون بإيمان so, wọ́n ní wàyẹ̀ ń kọ́símù murji'atu ila qismayn wọ́n àwọn murji'a wọn pín sí méjì àwọn murji'a pín sí méjì alqismul awwal ìpín ara ọkọ́ almurji'atu alghaliyatu min so nínú àwọn jahmiya so àwọn murji'a olùkọjáàlà nínú àwọn kíni nínú àwọn jahmiya wa haula àwọn eléyò yahudduna al-iman wọ́n ma ń sàlàyé pé yìí tí ń jẹ́ iman o bí annahu tasdiq faqat tasdiq lásán ni tasdiq lásán so ni wa min huna qalu níbi báyìí wọ́n ti ń sọ pé la yadurru ma'al imani dhanbun kò ní pa lára o kò ní pa ìmáni lára ẹ̀ṣẹ̀ kankan ò lè pa ìmáni lára tí a bá ti ní ìmáni ó ti ní nìyẹn ẹ̀ṣẹ̀ kankan kò lè pa lára kama la yanfa'u ma'al kufri ta'ah gẹ́gẹ́ bó ṣe pé iṣẹ́ orí kankan ò lè sàǹfàní pẹ̀lú ìjẹ́ kèfèrí iṣẹ́ orí ò lè sàǹfàní pẹ̀lú kíni pẹ̀lú ìjẹ́ kèfèrí wa hadha khata'un fahish eléyìí o khata'un fahish eléyìí àṣìṣe tó ṣe kíni tó burú jáyì àṣìṣe tó lágbára ni so anu tó pọ̀ gan ni fadhunub ẹ̀ṣẹ̀rẹ̀ a'ni alkaba'ir minha àwọn èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ gbáǹkọ̀gbínú rẹ̀ qad yúdọ̀kílù mọ̀wáhìdá yawm al-qiyamati náàrọ̀ ó lè tí ẹni tó jẹ́ olùjọ́sìn fọ́nà ọba ó lè tí bọ́ná lójọ́ ọgbìndì àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì àwọn kàbáyìrí so ó lè tí ẹni tí ó jẹ́ mọ̀wáhìd ó lè tí bọ́ná lójọ́ ọgbìndì wọ́n ni jarra'a ma laqiya Allaha musirran alayhi minha so lókùnbà tó bá yí pé kí ni ó pàdé ọlọ́run ọba lẹ́ni tó yìn sí àwọn ẹ̀ṣẹ̀ yẹn kò túbá ń bẹ̀ wayamkuthu fiha ma sha Allah yóò sì máa bẹ nínú náà dìgbà tọ́lọ́run ọba bá fẹ́ so ló yóò máa bẹ nínú náà dìgbà tọ́lọ́run ọba bá fẹ́ walihadha nítorí ilé yóò fa innahu yastawi indahum bina'an ala hadhihi al-aqidati al-fasida so lọ́dọ̀ wọn bákan kan lórí àdìsọ́kàn burúkú yìí so lọ́dọ̀ wọn bákan kẹrẹ ni lórí ọ̀dì sọ́kàn burúkú yìí al-afif al-bar at-taqi al-afif ẹni tó ní ìkúradó al-bar olùsídáadá at-taqi olùpáyà ọlọ́wọ́n ọba so nǹkan kan ní lọ́dọ̀ wọn ẹni tó rí báyò wal-fajiru àti pòkí al-la'im ẹni yẹpẹrẹ al ẹni tó ṣe ẹni tó ya olùsẹ́lọ́n gbòógì olùsẹ́lọ́n so nǹkan kan náà ni lọ́dọ̀ wọn aljami'u indahum sawa gbogbo wọn lọ́dọ̀ wọn bákan kan náà ni o was-sa'imu al-musalli al-muzakki olùgbàwẹ̀ tó ń kírun tó ń yọ zaka mithlu man lam yu'addi min dhalika shay'an indahum nǹkan kan náà ni pẹ̀lú ẹni tí ó ṣe kíni tí ó kírun tí ó ṣe kíni tí ó yọ zaka lọ́dọ̀ tiwọn li'anna al-imana torí pé قدر مشترك، so uh, denominator tí wọ́n jọ share shared denominator ni láàrin wọn lè anna al-imana qadrun mushtarak torí pé imanu wọ́n jọ ní náà ni wa huwa at-tasdiq imani lọ́dọ̀ tí wọ́n sì ní kíni at-tasdiq so bó ti ẹ̀sí pé imani lọ́dọ̀ àwọn murji'a òun ni mujarrad ma'rifa òun ni kíni òun ni ma'rifa so ni mujarrad ma'rifa torí pé àwọn murji'a dàrọkáàtì ni wọ́n so levels tó ń lọlẹ̀ tó ń lọlẹ̀ ni wọ́n so gẹ́bí Abul Hasan al-Ash'ari gẹ́bọ́n ṣe gba àwọn levels wá nínú al-maqalatu al-islamiyya so ti Sheikhul Islam Ibn Taymiyyah tó ń dákọ wọn so nínú Majmu' al-Fatawa so àwọn levels oríṣiríṣi ni ti Jahm ibn Safwan gangan tó ní ma'rifa lásán ma'arifa kódà ibi tó tún wá burú dé jáàmù sọ pé ma'arifa kíni kò sọ pé ma'arifa ọlọ́run ma'arifa kíni kan ara ma'arifa lásán kan so eléyìí sì ni ojú ọ̀nà àwọn falasifa so ibẹ̀ làwọn falsafa ti mú pé awwalu wajibin ala al'abdi al-ma'arifa pé awwalu wajibin ala al'abdi so al-ma'arifa ọ̀rọ̀ yẹn aláwọ̀kọ́ lórí ẹrú náà ni kíni ọ̀nà ni so awwalu wajibin ala al-abdi al-ma'rifa so eléyìí so eléyìí nínú anu wọn ni in ta fẹ́ fi rinlẹ̀ ni pé ma'rifa kí ni mo ní fi ti sọ́dọ̀ Ọlọ́run Ọba gan so wọ́n kàn ní ma'rifa lásán kí ni ma'rifa kí ni so in tó fi ṣe pé ń gbà mí kí ẹ mọ́ sọ́ra fáwọn mi ìbàmí tán bá ní al-arif kìí ṣe ẹni tó mọ Ọlọ́run náà al-aarif ẹni tó kàn ní ma'arifa náà so pàápàá jùlọ tó bá tó bá ma àwọn falsafa so oríṣiríṣi so ìrìjá lẹ́fù tó burú jáì ni àwọn lẹ́fù míì náà tún wà tó tún wà lókè rẹ̀ gbogbo ẹ̀ náà anù ni ọ àwọn lẹ́fù míì náà wà tó tún wà lókè rẹ̀ tó tún wà lókè rẹ̀ so ma'arifa àwọn kẹni ma'arifa ni so lásán ma'arifa lásán ni so àmì sí ní ara àwọn iṣẹ́ ọkànìkẹni so kódà èyànbá àmọ́ sọ àyànbá àmọ́ sọ kankan èyànbá àmọ́ ní àwọn iṣẹ́ ahán kódà kò ní ṣe ara náà àmì ìsìn ara iṣẹ́ ọkàn àti iṣẹ́ kí ni iṣẹ́ ahán ni bọ̀ iṣẹ́ ara ọwọ́ tí a mákàtí sọ kí ni tí a mákàtí sọ la ilaha illallah tó islam tó sì gbàgbọ́ lọ́kàn rẹ̀ òtítọ́ so òtítọ́ so in tó dàrú mọ́ àkílùkọ̀ rẹ̀ in tó jẹ́ asùlù ìrìjá òun náà ni kí ẹ má wo àwọn ẹ̀rí kẹ kí ẹ má fojú wo gbogbo ẹ̀rí láàpọ̀ ọ̀yẹ́ kí ẹ má àwọn ẹ̀rí tó yí pé á bẹ́yà nú rẹ̀ ẹniyẹn in tó kàn sí náà ni kí ó kà gbàgbọ́ anábi fi wá ní yóò yóò so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí táwọn gbáralé wọn wò àwọn míì náà wọn wò àwọn nǹkan míì wọn ò kó wọ́n ni wàhúwà tasdik wọ́n ni lè annal iman qadrun mushtarak wọ́n ni torí pé iman o common denominator ni láàrin ẹni tó jẹ́ pòkí àtẹni tó jẹ́ kíni tó jẹ́ olùpáyà ọlọ́wọ́ bá wàhúwà tasdik òun sì ni àtasdik wọ́n ni famadamu sọ́dakù lókùngbàtà má ṣe kíni lókùngbàtà má ṣe kíni tẹ́ má ti gbàgbọ́ fahum mu'minun so in tó wá ba nínú ìrìjá Jahm ibn Safwan ó wà láwùjọ wa ìrìjá Jahm ibn Safwan so fajimun thumma jimun thumma jimun so ìrìjá mu ìrìjá Jahm ibn Safwan ó wà láwùjọ <clears throat> so ó wà láwùjọ so kódà gbogbo ọ̀nà lẹ́wù ìrìjá in fact èmi ò rí gbogbo bí tẹ bá ti rí àwọn Sufi ẹ̀rí ìrìjáàbẹ̀ so lọ ìgbín lọ báyìí ìkarahun rẹ̀ tẹ̀lé ni so gbogbo tẹ́bá ti rí kíni tẹ́bá ti rí Sufi ẹ̀rí ìrìjá ọ̀ gbogbo tẹ́bá ti ráwọn Sufi ẹ̀rí ìrìjá àwùjọ táwọn Sufi bá wà ìrìjá kódà ìrìjá yóò mú àwùjọ wọn báyìí bí omi ṣe máa ń ṣe kíni bí omi ṣe máa ń mú aṣọ ni gbogbo lẹ́wù ìrìjá bó ṣe burú tó bí ìrìjá Jahmi ibn Safwan ṣe burú tó yẹn ó wà láwùjọ wa bí ma'arifa nìkan àwọn tó sọ pé ah, ọkàn ẹ̀ eh, ọkàn ọkàn wọ́n sì yí gbólóhùn ọlọ́run ọba gbólóhùn téèyàn fi jọ́sìn fọ́nà ọba jàre so wọ́n sì yí padà sí ẹ̀rí ìrìjá fúnra wọn sami Allahu liman hamidahu so babbanla ògbóǹtarìgì múrjíà ni wọn tí àwọn kẹta máa ní ògbóǹtarìgì ẹniyàn ti ya kọ̀ndẹ́mù pátápátá nù ògbóǹtarìgì múrjíà ni wọn o so nínú ẹlòmíì náà tún pàpẹ mara súnnà yálà kí wọ́n máa tún àwọn èèyàn ṣe lórí àwọn nǹkan yẹn àwọn náà tún kò nínú ìrìjá kan wọ́n tún bọ́ sínú mí ni ọ̀yí kódà tí a bá gbọ́ ìrìjá yíye èyí ó gbọ́ yé pé àwọn nǹkan míì tí ó tún ẹlòmíì síbi tẹ̀míyàn nìyàn torí pé ìtumọ̀ ìrìjá ní pé kíyàn máa fi kíyàn máa in tí ó jẹ́ àdínkù fún nǹkan kíyàn sọ pé kò jẹ́ àdínkù fún nǹkan yìí iṣẹ́ tí yóò bá ṣiṣẹ́ nǹkan tí Ọlọ́run pàṣẹ rẹ̀ tí yóò bá ṣe ó jẹ́ àdínkù fún ìmáànì tí yàn bá sì ń ṣe tí Ọlọ́run so náà ní tẹ̀mí yìí tí yàn bá ṣe kíni tí yàn bá ń so tí yàn bá ṣe kíni tí Ah, tí ò bá ṣe tí súnnà pàṣẹ rẹ̀ tó jọ́ràn èèyàn tí ò fi jọ súnnà so ó jẹ́ kíni ó jẹ́ àdúkù fún súnnà ènìyàn so ìgbàmí ẹni ọ̀tẹ̀ ní jọ súnnà ara èyí tó pọ̀jù ọ̀tẹ̀ ní jọ súnnà ara ń pèlẹ̀ gan wọn ò ní fi súnnà nílẹ̀ fún wọn ò ní sọ wọn ò ní pèlò súnnà so torí kò jọ́sìn fọ́nà ọba nínú gbogbo alámọ̀rí rẹ̀ pẹ̀lú so eléyìí ó ṣe pàtàkì gan ìrìjá abala tó tó tí ó ṣe pàtàkì ká mójútó gan láwùjọ wa ni abala tó ṣe pàtàkì kíyàn yọ gbólóhùn yẹn lẹ́nu àwọn èèyàn kíyàn gbìyànjú láti yọ gbólóhùn yẹn lẹ́nu àwọn èèyàn pé ọkàn ló jà kìí sí pé wọ́n kàn sọ kíní lásán wọ́n fi ń ṣiṣẹ́ sí ni o iṣẹ́ ọkàn ló jà ọkàn ló jà wàláhì mùsùlùmí e kírun fahum mu'minun so lọ́dọ̀ wọn olókùngbà tó má ti gbà lódodo báyẹn mùmínì وإنما يعاقب على الذنب من يستحله lọ́dọ̀ wọn o ẹni tí wọ́n fìyà jẹ lórí ẹ̀ṣẹ̀ ẹni tó ṣe kí ni ẹni tó ń sọ pé ẹ̀ṣẹ̀ yẹn tọ́ ni wa hadha ar-ra'yu ìròrí yíò mukhalifun mukhalifun al-kitaba ó tíra ọ̀rọ̀ ọba wa sunnata àti sunna wal ijma' àti àpanupọ̀ wọ́n ní al thani ìrìnlẹ̀ kejì murji'atu al-fuqaha so murji'atu al-fuqaha so ìran yìí gan ìran yìí ló wà lókè jù nínú àwọn darakati irja oi ó ju ìpín méjì lọ ó ju ìpín méjì lọ ó ju ìpín méjì lọ dáadáa so ó ju ìpín méjì lọ dáadáa dáadáa so al-qismu thani ìpín ẹlẹ́ẹ̀kejì murji'atu al-fuqaha àwọn tí wọ́n jẹ́ múrjíà nínú àwọn kíni nínú àwọn àfá àwọn fíkíù àwọn àfóhùn fíkíù tó ń ṣe kíni táwọn náà ní nǹkan nínú ìrjá wọ́n ni wa yuqalu al-mutawassito so wọ́n ni àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n jẹ́ mutawassito so àwọn tí wọ́n wà láàrin nínú ìrjá wọ́n ni wa minhum wọ́n ni nínú wọn Abu Hanifa wọ́n ni nínú wọn hamad ibn abi suleiman hamad ibn abi suleiman sọ ni fahaula wọ́n ní ṣe ráwọn ẹni yóò yahudduna al-iman wọ́n ma ń ṣàlàyé imanu bi annahu qawlun bil lisan ní pé ọ̀rọ̀ ni pẹ̀lú kíni pẹ̀lú ahán wa i'tiqadun bil qalb àti àdìsọ́kàn pẹ̀lú kíni pẹ̀lú ọkàn wala yudkhiluna al-amala fi musamma al-iman wọn ò kí ń sọ pé iṣẹ́ wọnú kíni ó wọnú iman wa huwa indahum shartu kamal lọ́dọ̀ tí wọ́n o iṣẹ́ májẹ̀mú tí ìmáni ma fi ń pè ní kìí ṣe májẹ̀mú kíni kìí ṣe májẹ̀mú ìpìlẹ̀ lọ́dọ̀ tí wọ́n májẹ̀mú tí kíni tí ìmáni ma fi ń pè ní kìí ṣe májẹ̀mú kíni kìí ṣe ohun gangan sí lára ìmán wọ́n ni walaysa huwa min musammal ìmán wọ́n ni ohun gangan sínú ìmán wọ́n ni fa summiyat al min hadha al wọ́n wá pè wọ́n ní mutawasitọ̀ àti sàwọn tán láàrin so midu، so wọ́n ni fasummiyatil mutawasitọ̀ min hadha wajh li'annahum akhaffu torí pé àwọn ti kíni àwọn tí wọ́n tún fúyẹ́ díẹ̀ walau kanu dullalan mubtadi'a min al-murji'ati al-ghaliyati murji'ati al-jahmiyya allati yuqalu laha al wani li'annahum akhaf wọ́n torí tí wọ́n tún ṣe kíni tí wọ́n tún ṣe pẹ́rẹ́ walau kanu dullalan mubtadi'a kódà àwọn náà wọn ò bá jẹ́ kíni àwọn náà ẹni ànùgbà ni wọ́n aládàdálẹ̀ làwọn náà ọ̀yí so wọ́n ní àwọn náà ẹni ànù ni wọ́n aládàdálẹ̀ ni wọ́n so so wọ́n ní li'annahum akhafu min al-murji'ati al-ghaliya wọ́n ní torí pé tí wọ́n tún sẹ́pẹ́rẹ́ ju àwọn murji'a olùkọjá rà lọ murji'atul jahmiya murji'a tàwọn kini tàwọn jahmiya allati yuqalu laha al-um ohun gangan ni kini àwọn gangan ni ya so irja tí wọ́n ní kini irja tí wọ́n gangan ya kódà eléyìí ẹ̀kọ́ tún ni oríṣiríṣi ẹ̀kọ́ ló wà ń bí eléyìí ni pé tí bídà kan bẹ̀rẹ̀ ń sìn ohun gangan ni ó jẹ ìyà fún ohun gangan ni ó jẹ ìyà but ṣètọ́nù ní dúnbẹ̀ yẹn so ṣètọ́nù wà tún wá sí kí ni yóò tún wá padà wá tásìrí rẹ̀ bá ti tú so ṣètọ́nù yóò tún wá sí kí ni yóò tún wá lọ so yóò tún lọ sí kí ni yóò tún lọ re-strategize bídá àyẹ́ ó wa wá wá mi ìbà tí èrìjá àtàwọn jahmu àwọn jahmiya wá ṣètọ́ rí pé wọ́n ti gẹ́tò ohun ó tún ṣe kíni ó tún lọ mú wá lásọ mí ó tún lọ mú wá lásọ mí ó tún lọ mú wá lásọ mí kó tó wá dé kíni kó tó wá dé ìrìjá àwọn kíni àwọn fòkọ̀há ẹ̀ ìtàn pè so ìgbà tí kíni ìgbà tí so nígbà tí ṣètọ́ rí pé àṣírí òun ti tú ó tún ṣe kíni ó so so ṣètọ́nù ní dúó gbogbo àwọn kíní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn bí bídá àṣẹ rìn bó ṣe máa rìn bó ṣe máa rìn bó ṣe máa rìn ẹ̀kọ́ ni so wọ́n ni a li'annaha wọ́n ni li'annaha warrathatha fakama wọ́n ni li'annaha warrathatha wọ́n ni torí pé àwọn èèyàn wọ́n jogún látọ̀dọ̀ àwọn kíní látọ̀dọ̀ àwọn múrjíà alákọ̀ọ́kọ́ ni so wọ́n jogún látọ̀dọ̀ àwọn jahmiya so wọ́n jogún rẹ̀ látọ̀dọ̀ àwọn jahmiya ni so àwọn tó ti pé wọ́n ní jíìmù mẹ́ta Ibn Qayyim ni pé jíìmùn wa jíìmùn thumma jíìmùn ma'ahuma makurunatun ma'ahrufin biwizani so jíìmù mẹ́ta ló wà lọ́dọ̀ àwọn murji'a so jíìmù mẹ́ta so náà ni ó wà lọ́dọ̀ murji'a so òun ni pé kíni òun ni lára jíìmù yẹn òun ni èrìjá so lára jíìmù àwọn àwọn jahmiya òun ni èrìjá so aláwọ̀kọ́ jahmiya so ẹlẹ́kẹ̀ẹ́jì èrìjá kí lẹ́lẹ́kẹta so kí lẹ́lẹ́kẹta nínú jíìmù wọn so jíìmù mẹ́ta lọ́dọ̀ àwọn mẹ́ta ló wà lọ́dọ̀ àwọn murji'a so wọ́n ni so àwọn ìyá àwọn kílùkọ́ rẹ̀ àwọn murji'a tó fuqaha àwọn jogun látọ̀dọ̀ wọ́n jogun rẹ̀ látọ̀dọ̀ wọn ni so wọ́n jogun rẹ̀ látọ̀dọ̀ wọn ni so tajahum jíìmù aláwọ̀kọ́ tajahum jíìmù ẹlẹ́ẹ̀kejì irja' jímọ̀ lẹ́ẹ̀kẹta òun ni òun jabr ben al jabr so al jabr so Ibn Qayyim sọ pé jímùn wa jímùn thumma jímùn ma'ahuma makurunatan ma'a ahrufin bi wizani so wani sheikh sheikh Ubayd wọ́n tẹ̀síwájú láti máa sàlàyé lọ wọ́n ni li'annaha warithataha wọ́n torí pàwọn murji'atul fuqaha'i àwọn náà fikin àwọn náà jogún wọn fakama annal mu'tazila gẹ́bù sí pàwọn mu'tazila o warathatul jahmiyya àwọn náà jogún àwọn kin àwọn jahmiyya àwọn mu'tazila wọ́n jogún àwọn jahmiyya wọ́n ni àwọn murji'atul àwọn náà jogún àwọn jahmiya ni bọ̀ ibi táwọn ti jogún àwọn jahmiya níbi kíni níbi abala iman wọ́n ni wà lè hadha atlaqa shaykhan wọ́n ni ìdí nìyẹn tí àwọn àfán ńlá so àwọn àfán ńlá méjèèjì tó ń fi sọ̀rọ̀ yẹn sí gbogbo ọ̀nà murji'a wọ́n lo ọ̀rọ̀ yẹn fún gbogbo ọ̀nà murji'a pé rahmatullahi alayhima والمرجئة مبتدعة ضلال أو مرجئة على دادال أن ينباني فهم ضلال مبتدعة أن ينو ونبدعني سواء كانت المرجئة الأولى الغالية يلا هم مرجئة لا وقو تمجيو لقجالة أو المرجئة الثانية أما مرجئة لكيج التي هي مرجئة الفقهاء تسيبا ونكين àwọn tó máa ń pè ní àwọn tó jẹ́ múríjíà nínú àwọn àfóhun fíkíò wọ́n ní fàhádìí wa tilk eléyìí àti tọ̀hún yẹn kìltáhùmá mubtadi'a àwọn èjì àdádálẹ̀ náà ni wọ́n wà dọ́ọ̀lá wọ́n sínú mukhalifatan mukhalifatan mukhalifata sabila al-mu'minin ó yapa ojú ọ̀nà àwọn olùgbàgbọ́ so yapa ojú ọ̀nà àwọn olùgbàgbọ́ ṣùgbọ́n nǹkan kan wà tó yẹ kíyàn sọ́ra fún láyé sí àwọn tí ò bá ti jẹ́ kọwárí jì báyìí murji'a ni máa ń pè wọ́n so irú àwọn sí báyìí lọ́dọ̀ àwọn kọwárí jì murji'a ni wọ́n so lọ́dọ̀ àwọn khawariji o murji'a ni wá so àwọn khawariji murji'a ni máa ń pè àwọn kíni àwọn tí wọ́n bá tí wọ́n bá ti máa kàfàrà wọn yẹn gẹ́ bí àwọn sí máa ń kàfàrà wọn yẹn so murji'a ni máa ń pè wọn so ẹ ma rí in tí wọ́n ma fi pè àwọn àgbàfà súnà ìtàfí máa ń pè wọn ní murji'a ni ìtàfí máa ń pè àwọn àgbàfà súnà ìtàfí máa ń pè wọn ní murji'a ni lápẹrẹnsìn Ah, wọ́n pè sheikh al-Uthaymin wọ́n pè ní murji'ah wọ́n pè sheikh bin Baz ní murji'ah lẹ́nu wọn lọ́wọ́ wọ́n gbà àwọn afá súnnà wọ́n pè sheikh al-Albani ó ti ẹ̀pọ̀ ga ní ìmọ̀ pè sheikh al-Albani ní murji'ah wọ́n pè sheikh Rabi' ní murji'ah ó pọ̀ ó pọ̀ so tó bá ti rẹ́nìkan tí ń sọ fún ọtọ́ rí tó fi rùn gbálẹ̀ bọ̀tọ̀ tí ó bá sọ̀rọ̀ àwọn àfáyọ́ ni múríjíà láwọn yẹn so múríjíà láwọn yẹn so tètè mọ̀ pé khawarij ni so tètè mọ̀ pé khawarij ni tó bá ti rí tí ń pè so sheikh al-albani ni múríjíà tètè pé khawarij ni so tètè mọ̀ khawarij ni so eré ó ṣe pàtàkì so nínú àwọn tó wá máa ń gbógun yìí ogun àti ìmọ̀ pè ní múríjíà tó lágbára jù tó máa ń dájú rẹ̀ kọjú ọ̀nà ni sheikh muhammad nasiruddin al-albani so wọ́n máa ń dájú pé murjiya ni sheikh muhammad nasiruddin al-albani wọ́n máa ń dájú rẹ̀ kọ́ sheikh al-albani gan gan so wọ́n máa ń pè wọ́n murjiya so àwọn afásí ti sàlàyé gan so àwọn afásí náà ti sàlàyé pé sheikh muhammad nasiruddin al-albani òkín ṣe murjiya ilé yóò sí ní bẹ́ẹ̀ sheikh muhammad nasiruddin al-albani òkín ṣe murjiya so eléyìí òdodo ni bẹ́ẹ̀ ni so eléyìí òdodo ni so àwọn afáàsì ti gbìyànjú láti kó àwọn ọ̀rọ̀ Sheikh Muhammad Nasiruddin Albani jọ nípa pé wọn kí ń ṣe múrjíà so wọn kí ń ṣe múrjíà so àwọn khawarij ní tó ma fi ń kan Sheikh Albani ni so bákan náà àwọn tó ma ń fi ẹ̀sùn yí kan àwọn afáà súnnà àwọn haddadi so àwọn ni wọ́n máa ń tètè fẹ̀sùn ìrìjá kan àwọn èèyàn so wọ́n sàfẹ́ wọ́ àwọn èèyàn síbì kan ọ̀dọ̀ wọn wọ́n máa tètè fẹ́ wọ́yàn síbì kan so that wọ́n lè pátì wọ́n lè sọ pé ibi báyìí ni báyìí ló ṣe rí so àwọn àwọn ọ̀rọ̀ tó máa ń pa máa fà sọ́nà nìyàn Sheikh Al-Albani ò kí ń ṣe múrìjì àw alhamdulillah àwọn tí láti wà tán ti so wọ́n kọ́ àwọn ọ̀rọ̀ Sheikh Al-Albani jọ àwọn ọ̀rọ̀ wọn jọ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ so wani a ah, sawa'un kanat al-murji'atu al-ula al-ghaliya aw al-murji'atu ath-thaniya allati hiya murji'atu al-fuqaha fa hadhihi wa tilk kiltahuma mubtadi'atun dullal atiliya titun ala dadale eh, annu ni mukhalifatun mukhalifatu mukhalifata sabila al-mu'minin ó yà وقد عرفنا الإيمان عند أهل السنة والجماعة أسس عليه إنك تنجي إيمان لولا وان سنة أسس عليه إنك تنجي إيمان لولا وان سنة وني فيما سبق ابن كذلك سواجه أنه قول باللسان يقول كني نكوي أراء أهاني واعتقاد بالقلب أتي أدي سوكن قلو وكني وعمل بالجوارح أتي كني إسا أريك ريك يزيد بالطاعة ومن لكم قلو كني قلو إتالي طلعا بقى wa yanqusu bil ma'siyah ó sì máa ń dínkù pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀ṣẹ̀ wa bi hadha wọ́n ní pẹ̀lú eléyìí o yadhharu shay'an nǹkan méjì ó clear sí wa ahaduhuma aláwọ̀kọ́ ittifaqu ta'ifataini ní pé ìjọ méjèèjì ìjọ wọn náà nífàsí murji'atul ula àti murji'atul athaniya pé àwọn méjì náà wọ́n yọ iṣẹ́ kò nínú nǹkan tí ń jẹ́ iman àwọn aláàkọ́ àwọn tún yọ jù tó ju iṣẹ́ lọ wọ́n ni wàtà ní ìhìmà wálẹ̀lẹ̀ kejì ìdí ó hàn sí wa nínú gbogbo àlàyé annal ula ní pé aláàkọ́ ashaddu bid'atan min athaniya wọ́n ni wọ́n gbóná nínú bid'a ju kíni ju ẹlẹ́kejì lọ so wọ́n gbóná nínú bid'a ju gẹ́gbẹ́ pé ẹlẹ́kejì náà orí ànúnáwà so bóòlù yóò sì máa sọ pé àwọn olùmọ̀súnnà mọ́ríjíà ni wọn àbí wọn kó sí ìrìjá ẹlòmí ní àánà ah, náà ìyìn sọ pé mọ́ríjíà ni ma àmá ah, ká sọ pọ́n kó sí ìrìjá yẹn ah ká má sọ pọ́n kó sí ìrìjá ó lè láti sọ má sọ bẹ́ẹ̀ ah, ìyìn sọ pé àwọn èyí ṣe mọ́ríjíà so wọn súnnà ni so wọ́n ni wọ́n yí kánà ti sàníyà tó kàzálìkà aláàdọ́láàlì nígbé àwọn haddadi ni wọ́n ń pè Sheikh Rabi' ni murji'a wọ́n ni Sheikh Rabi' murji'a ni ni wọ́n eh, eh, kílùkọ́ rẹ̀ eh, olùdàlẹ́yìn lẹ́yìn àwọn lọ́balọ́ba ni wọ́n so gbogbo àwọn okọ̀ burúkú tán sàsọ àwọn àfáàsùn náà so kọ́nà ọba kó fún wọn ní nǹkan tó tọ́ sí wọn so wọ́n ni li anna muqtada qawlihim wọ́n ní torí pé kí ni torí pé nǹkan tí ọ̀rọ̀ wọn necessitate annal imana ní pé imanu la yazidu wa la yankus ìtumọ̀ ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ àwọn murji'a ẹlẹ́ẹ̀kejì wọn náà ni pé kí ni imani kò kí ń lékún bẹ́ẹ̀ ni kò kí ṣe kí ni kò kí ń dínkù